Um, I'm pleased to welcome you again. You know, I'd like to you a cabo to this month's session of uh, Happy Home Family Forum. And uh, it is the time when we answer questions any from the congregation. Ó jẹ́ àkókò láti It is a moment. but why, wá jẹ́ Where God has been using us ibi tí ọlọ́run ti ń lò to provide superior health benefits. Láti fún àǹfààní tó láàrin wá. That our marriage needs to use to grow. Èyí tí ọkàn wá lè láti máa dàgbà sí. A moment where we say it all to Jesus àkókò tá a máa ń sọ gbogbo rẹ̀ fún Jésù and where his name is glorified in the end. Tí a sì ń yí orúkọ rẹ̀ lógo lókè gbogbo. I pray. A gbàdúrà. That every evil arrangement. Ipe gbogbo ètò ibi. Every evil calendar. Gbogbo alimanaki ibi. Are signed against my marriage and my family. Èyí tí wọ́n ti ṣe lè receive ìyàwó mi àti tọ̀lẹ́bí mi. If you can say it loud. Ṣẹ̀fà wà lè pariwo àdúrà náà sókè. Cast fire. Jóná sọnù. Cast fire. Jóná sọnù. Cast fire. Jóná sọnù. In the name of Jesus. Lórúkọ ńlá Jésù. In this special month and season of prayer and fasting. Nínú àkókò àwẹ̀ àti àdúrà dáwà yìí. For indisputable victory. Fún àwọn ìṣẹ́gun tí ò lẹ́lẹ́gbẹ́. And for your uncommon testimony in deliverance. Àti fún ẹ̀rí yín tí ò gbọ́pọ̀. The Lord shall give you testimony. Ọlọ́run á fún ní ẹ̀rí. In the name of Jesus. Orúkọ ńlá Jésù. Thank you, Heavenly Father. Adúpẹ́ bàbá wa ọ̀run. We will have just uh, a uh, few questions. A ní àwọn ìbéèrè díẹ̀ ní. But before that, as usual, I want to encourage you to continue to send your. Questions via our email. Sọ́tẹ́lẹ́gbẹ́ àtẹ̀síwájú àti ìjẹ́ máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sílẹ̀ lọ alákàgbà wa as well as uh, meeting us for counseling at our Alaba Leji office. Ṣẹ̀tù àbáwá níbi táàtì máa gbà yín nímọ̀ràn on uh, Monday, gbogbo ọjọ́ Monday, Wednesday, ọjọ́ Wednesday at eleven to three. and mọ́kànlá ṣàgó On Sunday like this. Ṣọjọ́ that days are for special appointments. Praise God. Ṣèkí I like to announce to you too that uh, we have uh, a compact uh, disc àti wá fẹ́ fi sọ níbi tí a ti ní àwọn fọ́nrán kan where all the messages ibi tí gbogbo àwọn about eighteen episodes ìwàásù lóríṣiríṣi wà bíi àkàtọ̀lọ́gún àkàtọ̀lọ́ you can have them for your home use. ẹ lè rà wọ́n fún lílò tí ilé is just five hundred naira. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Praise God. Ẹ̀kẹ́ hallelujah. Praise God. Ẹ̀kẹ́ hallelujah. Now the first question here. àkọ́kọ́ ta ní Um, somebody asked, ẹnìkan béèrè wípé, please sir, ẹ I am here in headquarters. Olú ìjọba Bílẹ̀ tó ti ń and my chance is worshiping at NFM Ikorodu branch. Ẹni tí wọ́n a person on me wá jọ́sìn ní ìlú Ikorodu. Please sir, I wish to know. I jọ̀wọ́ mo fẹ́ Um, I wish to know. more. I wish to have my marriage at Ikorodu. Mo fẹ́ wá ṣe ìgbéyàwó mi ní Ikorodu. Can it be possible, sir? Ẹ jọ̀wọ́ ṣé ìṣeéṣe? I here in this headquarters here. Ibi ni obìnrin wà our friend is at uh, Ikorodu. Ẹni tó wá jẹ́ àfẹ́sọ́nà lọ́kùnrin, ìyẹn wà nílùú Ikorodu. So she wants to know whether because she likes to have it at Ikorodu, is it possible? Ó wá ní ìlú. And uh, we quickly say. Obìnrin wa wí pé ìgbéyàwó yá ṣe é ṣe nílùú Ikorodu. Mm-hmm. Yes, it is possible. It is even the practice. Àfidáwélójú tó bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe, ó jẹ́ àṣà àti ìṣe. Yeah, yeah, to have your marriage at any region. Láti ṣe ìgbéyàwó ní ẹ̀kùn tí ẹ bá Even if you have started your pre-wedding you know, guidance and counseling lecture. Kọ́dà bẹ́ẹ̀ tilẹ̀ ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ìgbéyàwó náà ní and another region. What is important? Ohun tó ṣe is the agreement between uh, the intending couples. Ó ní ìṣọ̀kan tó wà and the provision of evidence àti ìdánilójú that uh, you know, all the laid down requirements wípé ohun gbogbo tí a nílò látọ̀dọ̀ yín have been met by the intending couple. gbogbo rẹ̀ òun lẹ ti gbé ṣe. these requirements are uniform in all regions. ní gbogbo ohun tí a ń bè lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ló ṣe wà ní àwọn ẹ̀kọ́ yòókù. where necessary the marriage committee of the church make arrangement to transfer your file. kàn tí wàá kàn ṣe ni pé àwọn jùmọ̀ bíyàwó wàá kàn fìwé yín ránṣẹ́ to the region of choice tí èyí tó jẹ́ ẹ̀kùn ṣe fẹ́ to facilitate your you know, wedding solemnization process. Láti lè mú kí ìgbéyàwó náà kó lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Uh, we can understand your um, present stage. Ó yé wa ohun tí ẹ̀ ń là kọjá. While you are currently you know, worshiping at different locations. Pípẹ́ ẹ̀yin jọ́sìn níbi tó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. But we want to encourage you. Afẹ́ wa gbà yín nímọ̀ràn. As soon as you get married. Bẹ̀rẹ̀ láti ìgbéyàwó tán. Make sure that you begin to worship in the same location of MFM. Ẹ̀rù dájú pé olú ìjọ orí òkè náà ti tẹ̀yà ló ń kọ́ náà tí máa jọ́sìn. Because of the synergy, spiritual synergy that is involved in worshiping in the same place. Ẹ̀rù dájú pé ìjọsìn ni ibùkọ́ náà. The second one quickly goes like this. Ní kẹ́kẹ́ ìbéèrè kejì, ó lọ báyìí. Um, he says, any, uh, I have five brothers. Ẹ̀yìn gbòòrò ni àwọn arákùnrin márùn-ún and a sister àti obìnrin kan. He says, Family question. Èyí jẹ́ ìbéèrè ti mọ̀lẹ́bí. Uh, but one of us, bákan nínú wa, was misled into occult. Ó wá jẹ́ ẹni tó wà nílẹ̀ ẹgbẹ́ òkùnkùn. This sister is saying that he has five, you know, siblings. Arábìnrin náà wọ́n ní And one has been captured by the occult. Ìkọ́ nínú wa wà nílẹ̀ ẹgbẹ́ òkùnkùn. He has killed the first brother, then that is parakùnrin àkọ́kọ́, sister, àti obìnrin, and eventually killed their, the mother. Kódà ó ti pa ìyá wọn gan. The rest refused to accept the truth that he is responsible for their death. Àwọn yòókù wọn wá fẹ́ jẹ́ ó dá lójú pé òun ló ṣe fúnpa wọn. Rather, they gang up against kàkà bẹ́ẹ̀ wọ́n wá jìmọ̀ lòdì sí Against this sister because in the beginning you said I have five sisters. so it must be you arábìnrin ló ń sọ̀rọ̀ yìí. they gang up against you. wọ́n ti wá gbìmọ̀ lòdì sí uh, to you know, sort of um, uh, debunk, debunk the truth láti wá lè wà mọ tó jẹ́ òtítọ́ ń yes and that has led to frustration to this sister. Èyí wá ti fa ìdáyà kò fún arábìnrin yìí. Can you still be a member of this family? Ṣé lè jọ jẹ́ ẹ̀kọ́ nínú mọ̀lẹ́bí yìí bí? Since you don't want to die, bàtà ìfẹ́ kú, what do you do? Kí ló ń ṣe ẹni ó tàn wá wá sí? I but there is before this question. Ẹ̀bùtà ìfọ́nà wọn kan ṣáájú ọ̀rọ̀ yìí. It says the program, this program seems to be short uh, circuit is to treat every issue in family, not only marriage relationship. Wọ́n sọ wípé irú ètò táà ṣe yìí, ó yẹ kó máa sọ̀rọ̀ nípa oníkálukú ni ṣe nípa ìyàwó nípa. But I want to quickly say that that is uh, not really the case. However, when we speak of happy home, we are speaking of family directly or indirectly. Bàbá sọ̀rọ̀ nípa ìgbéyàwó, à ń sọ nípa àwọn mọ̀lẹ́bí. Every person that is here represents a family. Ẹnì kọ̀ọ̀kan tó wà bí ó ṣojú ìgbéyàwó kọ̀ọ̀kan. Whether married or not. Bóyá o ti fẹ́yàwó tàbí o ti fẹ́yàwó. And we have always made effort to address the needs of such individual members of families. Àwọn àjọṣọ rẹ̀ pé wọ́n ń bójútó ohun tó ṣaláìní nínú ìdílé náà. We have on this uh, platform. A ní àwọn olùsàgùtàn yìí. Discuss family features like uh, as, uh, as they relate to culture, as they relate to religion, as they relate to genocide, as they relate to sibling rivalry and all. Wọ́n sọ nípa bí ẹ̀jẹ̀ ṣe rí nípa ìgbéyàwó àti àwọn ará. And if you have been careful, you will realize that uh, all the ministration on this day like this. And the question. Àwọn ìbéèrè tá à ń Have actually been all embracing. Gbogbo So I think you have not been too careful. Or uh, to know. Láti mọ̀. That uh, the program has covered all areas of family. Kíkọ́ ètò yìí gan, ó ti kó gbogbo ètò mọ̀lẹ́bí papọ̀. I advise you you just take a copy of that CD I announced before. Àmọ̀ràn wa fún ní kí ẹ lọ ra àwọn fọ́nrán tàbí ṣètò àjì yìí. Go through them. Ẹ dúpẹ́ gbọ́. It's refreshing. And you will not regret doing so. A ràn yín lọ́wọ́ kábàámọ̀ pé ra àwọn fọ́nrán náà. Now going back to the question. Káwá padà sórí ìbéèrè náà. The allegation that uh, one of the brothers uh, was into alcohol. Ẹ̀sùn sọ pé tí arákùnrin kan wọn kan wà ní ẹgbẹ́ òkùnkùn. And that allegedly killed three members of the family. Ṣé kó dà ti pa nínú àwọn mọ̀lẹ́bí wọn? Uh, you have not told told us how you got to know Else that you were responsible. Bẹ́ẹ̀ ṣe wá mọ̀ fún ẹni ìgan ló pa àwọn mẹ́ta nínú mọ̀lẹ́bí. You have not told us. Ẹ ò sọ fún wa. And uh, but the step you are now taking, ìgbésẹ̀ tẹ́yìn wá ń gbé báyìí, does not seem the best. Òun kọ́ ló wá jẹ́ ìṣèyànjú jù. It doesn't take you to be, you know, um, uh, physically confrontational. Wàá ṣe pé kẹwàá lọ ní ìjà ìdojúkọ tààrà sórí kọ̀ọ̀hún. With your siblings. Pẹ̀lú àwọn ará tó kù. It is not safe to do so. Kò súnmọ̀ láti ṣe bẹ́ẹ̀. Otherwise, you may make yourself a prepared meal for the wicked. Kàkà ẹni wá sọ́ra ń di ìjẹ fún ẹni ìta. And again, your flight or your running away from the family because that is what you are suggesting by saying, can you continue to be a member of this family? Ọ̀sẹ̀ yìí wọ́n sọ pé wàá rò ní pé bóyá lè sákúrò nínú mọ̀lẹ́bí yìí. That will not work either. Èyí gan lè ṣiṣẹ́. Spiritual attack is not a respecter of physical distance ìgbógun tẹ̀lé kò ní ṣe pé bí ẹ sá lọ sí nìkan. and the fact that your eh, physical separation uh, does not make you less a member of your family. bí kẹ́ wá nípa tara yẹn wá sọ wípé yóò ṣe ara ẹbí náà mọ́. So what you are saying is that ohun tí a sọ ni pé the issue of running away ọ̀dọ̀ pé wá ń sá may not be necessary for now. Ṣé pàtàkì lọ́lọ́? Your fear may be justified. Your worry may be justified. Because the Bible says. We should not be unmindful of devices of the enemy. A gbọ́dọ̀ mọ̀ nípa àrékèrèkè àwọn ọ̀tá. But what is important is that. And the question I want to ask you my sister. Have you considered God position on this matter? Nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn iṣẹ́ tí mọ ìhà tí Ọlọ́run kọ sí jọ. What is the God's perspective? Báwo ni Ọlọ́run ṣe ń wòye ọ̀rọ̀ tó wà lẹ́yìn jọ? You did not say your other sibling are faulty. Ẹ ò sọ pé àwọn ará yín àwọn yẹn wà ní ẹgbẹ́ òkùnkùn. What may be true? Kòńtẹ́lẹ̀ jẹ́ òtítọ́. Is that they have not grown enough spiritually to see things the way you are saying them. Òun ní pé àwọn òtí ìdàgbà tó nípa tẹ̀mí láti rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò ó. Do you then abandon them at this stage? Sọ gbọ́dọ̀ wá. As a believer believer. Fọwọ́n sílẹ̀ jẹ́bi onígbàgbọ́ bí. What do you do? Kí ló ń sábà ṣe? That is the question you have asked. Ah, ìbéèrè tẹ bèrè rèé. First, ohun àkọ́kọ́, your strength is not in just being physically vocal. Okun yìí kò ṣe nígbà kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ nìkan. You're telling them, oh, you, your brother is feeling this, that, one, and that, and that. That is a wrong approach. It is not in your arbitrary, you know, a decision to leave the family. kò ṣe nípa bẹ́ǹkì ń láti fẹ́ máa darí àwọn mọ̀lẹ́bí yòókù. yes. And again, back Bákan náà. You must pray for God's confirmation on this issue. Ẹ gbọ́dọ̀ wá gbàdúrà fún ìfọwọ́sí Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí. Or the Bible says in Deuteronomy twenty nine. Inú ìwé Deuteronomy lórí ọ̀pọ̀ dín ní ọgbọ̀n. That secret things belong to God. Pípa àwọn ohun àṣírí ohun ìṣọ̀kan tí Ọlọ́run ń ṣe. Those things that are revealed to us. Àti ohun tí a fi hàn wá. And our children. Àti àwọn ọmọ wa. They are to enable us actually use the word to walk the law. Òní jẹ́ ká lo ọ̀rọ̀ Ọlọ́run láti ṣiṣẹ́ pẹ̀lú Olúwa. Amen. The first thing you should have in mind. Ohun ẹ̀jẹ̀ ká gbọ́dọ̀ ṣiṣẹ́ kan. You should invest in intercession straight away. Gbọ́dọ̀ máa rí pé yín jẹ́ àṣìpẹ̀ ní kíákíá. Treat your sibling. Ìgbàgbọ́dọ̀ àwọn ará yìí yòókù. Love with care and with godly wisdom. Pẹ̀lú ìfẹ́ àti ọgbọ́n Ọlọ́run. Again I say. Mo wí pé intercede. You may be the Joseph that God is raising to restore your family. Ó lè jẹ́ ìjọ Joseph ìṣọ́lọ́run gbé kalẹ̀ láti And if that is, tó will you run away and abandon a divine assignment? God who appoints you. Ọlọ́run tí ó yàn yín. Who finds you useful. Yọ̀rí kẹ́ wúlò nínú mọ̀lẹ́bí náà. Will equally empower you. Yóò ròyìn agbára bákan náà. You may ever see us at our office for further counseling you know, support. Ẹ lè rí wá níbi tí a ti gbé ṣiṣẹ́ fún ìgbaninímọ̀ràn Praise àtìlẹ́yìn. God tó dájú ẹ̀kí hallelujah. Praise the Lord. Ẹ̀kí hallelujah. I have two questions here. Mo ní àwọn ìbéèrè méjì níhìn The first one says, èyí àkọ́kọ́ sọ wípé is it compulsory? Ǹjẹ́ ó pọn dandan for marriage committee to go and inspect the house of the brother? Fún àwọn ìgbìmọ̀ ìgbéyàwó kí wọ́n lọ síwájú láti lọ yẹ ilé ọkùnrin wò. Before getting married. Kó tó di wípé ó ṣe ìgbéyàwó. After the spouse lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́kọláya have agreed to stay with him. lẹ́yìn ìgbà tí aya rẹ̀ ti gbà láti máa bá a gbé pọ̀. answer ìdáhùn yes bẹ́ẹ̀ni it is very compulsory. ó pọn dandan púpọ̀ in Genesis chapter two verse twenty-four. nínú ìwé genesis orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún it says ó wí pé therefore ó ní nítorí náà shall a man ní ọkùnrin leave his father and his mother. yóò sì bàbá àti ìyá rẹ̀ sílẹ̀. and shall cleave unto his wife. yóò sì jùmọ̀ aya rẹ̀. and they shall be one flesh. àwọn méjèèjì yóò sì jùmọ̀ di ara kan. Jesus Jésù also confirmed this. Àwọn náà tún fìdí eléyìí múlẹ̀. In Matthew nineteen verses four and five. Nínú ìwé Matthew orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹrin sí ìkarùn rẹ̀. God's ultimate goal for marriage. Ìlépa Ọlọ́run tó pọ̀ jùlọ fún ìgbéyàwó. Is this particular verse òun náà yọ ní ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run mú. Genesis two twenty four. Ti ìwé Genesis orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. It is mandatory. Ó pọn dandan for the marriage committee. Fún àwọn ìgbìmọ̀ ìgbéyàwó. To inspect the brother's house. Láti lọ yẹ ilé arákùnrin wò. To confirm that he is not living with his family. Láti fìdí rẹ̀ múlẹ̀ wípé kì àwọn ẹbí rẹ̀ ló ń gbé pẹ̀lú. Or that the families are not living with him. Tàbí pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn ò gbé pẹ̀lú rẹ̀. He is supposed to live and clean. Ó yẹ kó máa gbé with his wife. Tó sì dì mọ́ aya rẹ̀ so that they can become one flesh. Tí àwọn méjèèjì bá lè jùmọ̀ di ara kan. My dear brother, arákùnrin mi ọ̀wọ́n, marriage committee, ìgbìmọ̀ ìgbéyàwó, it is their responsibility. Ojúṣe wọn ni to ensure láti rí i dájú that there shall be no interference. Wípé kò sí ìdásí rárá from both parents of this man. Láti ọ̀dọ̀ àwọn arákùnrin àwọn òbí arákùnrin yìí. So that they can have the best lifestyle relationship. Tí wọ́n bá lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láti máa dúró pẹ́ títí. According to God, I ideal plan for marriage. Gẹ́gẹ́ bí ìṣe Ọlọ́run tó gbé kalẹ̀ fún ìgbéyàwó. In fact, kódà this issue ọ̀rọ̀ yìí gan is the essential ingredients Òun gan ni èròjà tó lágbára jùlọ. For a happy home. Fún ìdílé aláyọ̀. Amen. Àmín. Question two. Ìbéèrè ìkejì. Is it right? Ǹjẹ́ ó yẹ? For a father. Fún bàbá. To force a child. Láti fi tipátipá mú ọmọ rẹ̀. To go to church. Láti máa lọ sílé ìjọsìn. Children. Àwọn ọmọ They are not independent. Wọ́n kì í ṣe àwọn olùkọ́ ló dá nìkan ṣe ìmọ̀ ara wọn. They are dependent. Wọ́n jẹ́ ẹni tó sinmi lé àwọn kan. They depend on their parents. Wọ́n sinmi lé àwọn òbí wọn. For food, fún oúnjẹ. For shelter, fún ilé. For clothes, fún aṣọ. And philosophies of life. Àti fún àwọn ọ̀rọ̀ ayé. When a child don't feel like going to school for example. Nígbà tí kò bá wu ọmọ láti lọ sí ilé ìwé sí àpẹẹrẹ. They are required a máa ń fipá mú wọn to they are required a máa ń fẹ́ to be encouraged láti máa mú wọn lórí to be persuaded láti máa tì wọ́n lẹ́yìn to go to school. pé tí wọ́n fi tipátipá lọ sílé ìwé. so in peace nítorí bẹ́ẹ̀ lórí with teaching a child pẹ̀lú kíkọ́ ọmọ religion. Nípa ẹ̀sìn. Which is equally important. Èyí tó fi ṣe pàtàkì bákan náà. To that child development. Fún ìdàgbàsókè ọmọ náà. Going to church. Lílọ sí ilé ìjọsìn. Can even have a positive. Nígbà mìíràn, ó máa ń ní àwọn ohun tó dára. And significant effect on that child. Àfi ipá tó le lórí ọmọ náà. It is therefore nítorí náà. Not a question of what that child wants. Kì wá ṣe ìbéèrè ohun tí ọmọ náà gan fẹ́. But rather, àmọ́ what that child needs. Ohun tí ọmọ náà nílò. Children need to follow their parents to church. Àwọn ọmọ nílò láti máa tẹ̀lé àwọn òbí wọn lọ sí àjọsìn. And learn tí wọ́n sì kọ́ the most important truth of life. Òtítọ́ tó ṣiṣẹ́ kọ́lágbára jùlọ láyé but Parents need to persuade their children. Ó wá yẹ kí àwọn òbí kí wọ́n máa ro àwọn ọmọ wọn ní. In order to achieve this. Kí wọ́n bá lè mú eléyìí ṣẹ. Proverbs twenty-two verse six tells us. Ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ kẹfà wípé wá train up a child. Ó ní kọ́ ọmọ In the way it should go. Ní ọ̀nà tí And when it grows up. you ó that ti dàgbà tán. will not depart from this it. You ní kúrò nínú rẹ̀. Parents. Ẹ̀yin òbí. You should endeavour. Ẹ gbọ́dọ̀ máa rí dájú. To have a good connection. Láti man, that's àsopọ̀ tó dára. I'm bound. I ohun tó yeah. I'm bound. bound. I a àsopọ̀ with your children. Pẹ̀lú àwọn ọmọ yín children, ẹ̀yin ẹ̀yin ọmọ, obey your parents in the law. Ẹ máa tẹ́tí sí àwọn òbí yín nínú Olúwa. For this is very right. Nítorí eléyìí tán. Also, bákan náà, parents, ẹ̀yin òbí. You must not provoke your children unnecessarily. Ẹ kò gbọdọ̀ máa mú àwọn ọmọ yín bínú ní àwọn tí ò yẹ. But you have to nurture and admonish them in the Lord always. Àmọ́ ẹni láti máa kọ́ wọn, ẹ máa kọ́ wọn nínú Olúwa ní gbogbo ìgbà. Parents in the Lord. Ẹ̀yin òbí nínú Olúwa. Pray with your children children. Ẹ máa gba àdúrà pẹ̀lú àwọn ọmọ yìí. Be strong. Ẹ̀rí dájú. Of their salvation. Ẹ̀rí pé ìgbàlá wọn dúró. When your own salvation is certain and genuine. Nígbà tí ìgbàlá ti fi yín tó dájú tó fi fìdí múlẹ̀. And make them to be committed. Jẹ́ sùn wá jẹ́ kí wọ́n fi ara wọn jù. In their life. Nínú ìgbé ayé wọn. Because this is the first assignment in your home. Nítorí èyí gan ni ojúṣe àkọ́kọ́ nínú ilé yín. Husband and wife. Ọkọ àti aya must be in harmony. Wọ́n gbọ́dọ̀ máa wà ní ìṣọ̀kan. For these children to flow along with you. Kí àwọn ọmọ wọ̀nyí gbọ́dọ̀ lè máa lọ ní ìlànà kan náà Because you are their role model. Nítorí èyí gan ni àwòkọ́ṣe rere wọn. Parents, ẹ̀yin òbí, get these children involved. Ẹ jẹ́ kí àwọn ọmọ yìí ká máa kópa. In praying with you always. Nínú gbígbàdúrà pẹ̀lú yín ní gbogbo ìgbà. And God will bless you in Jesus' name. Ọlọ́run yóò sì wá bùkún fún yín ní orúkọ Jésù. Amen. Praise God. Hallelujah. We have a few questions here. A ní àwọn ìbéèrè mélòó kan níbí. It says, please sir. I was believing God for future partner for the past ten years. Ẹ̀jọ̀ mo ti ń gba Ọlọ́run bá fún ẹnìkejì mi fún bí ọdún mẹ́wàá báyìí. And I was forty-eight years of age. Mo sì ti di ọmọ ọdún méjìdínláàádọ́ta báyìí. But now I had a dream. Mo wá ní àlá kan. That I went to spiritual laboratory wípé mo lọ síbi tí a ti ń ṣe àyẹ̀wò ẹni nípa tẹ̀mí. And they asked me that what do I want to check in that spiritual laboratory? Wọ́n wá bi mí nínú yàrá náà pé kí ni ohun tí mo fẹ́ yẹ̀wò níbẹ̀. I said I want to do spiritual check-up of the man that proposed to me. Mo sọ wípé mo fẹ́ ṣe àyẹ̀wò ọkàn ọkùnrin náà tó dẹnu ìṣẹ́kọ mí. And they typed his name into this machine. Wọ́n sì kọ orúkọ rẹ̀ sínú ẹ̀rọ ayàwòrán yìí. And I was given a result. Wọ́n sì fún mi ní The result was fifty-two percent. Èsì rẹ̀ ní Please and please, sir. Ẹ jọ̀wọ́ bàbá. Is this result good enough for me? Èsì yìí ìjọ ṣe dáradára fún To go into the journey marriage with this man. Ìjọ yẹ láti wọ nígbèyàwó pẹ̀lú ọkùnrin yìí nípa ìsìn So long as it is revelation from God. Láti wo ìfihàn yìí látọ̀dọ̀ Ọlọ́run wá fifty-two percent is okay. Ìpele méjìdínláàádọ́ta ó dára. The answer is yes. Ìdáhùn dẹ̀ ni pé ó dára. Because there is no man that is perfect. Nítorí kò sí ẹnikẹ́ni tí ó pé. And there is no woman that is perfect. Kò sí ọkùnrin tàbí obìnrin tí ó pé. And this one says, Since the scripture says we should confess our sins to each other. I once committed adultery. Mo ti ṣe panṣágà ní ìgbà kan rí. But I ask God for forgiveness. Mo ti bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún ìdáríjì. And confess to God. Mo ti jẹ́wọ́ rẹ̀ fún Ọlọ́run. But didn't confess to my spouse. Ṣùgbọ́n mi ò jẹ́wọ́ rẹ̀ fún ẹnìkejì mi. Because it might lead to separation if I do. Nítorí ó lè fa ìyapa tí mo bá ṣe léyìí. Will I not make heaven? Ǹjẹ́ sì dé ọ̀run bí? If I am living a holy life without confessing to my spouse. Ṣé bá ń gbé irúgbìn ayé yìí lọ́la ìṣẹ̀ nípa ìkejì ni? Brother. Arákùnrin. It's better for you to pray and then tell your wife that you made a mistake. Ó dára kí ẹ gbàdúrà kí sì jẹ́wọ́ fún ìyàwó yín pé ẹ ti ṣe àṣìṣe. Tell your wife, pray properly and confess your sin to your wife because you sinned against her specifically. Ẹ gbàdúrà dáradára kí sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní pàtó gan fún aya yín under the biblical doctrine of restitution. Lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ti Bíbélì sí ìdápadà. You need to confess. the Bible says confess your fault one to another. Bíbélì sọ wípé kí a máa jẹ́wọ́ ìṣẹ́wà fún ẹnìkejì wa. When you do that, you find that you will be free and you will not be having this guilty conscience that you are carrying up and down. Tí a bá ṣe lè yá àdúgbò ìdálẹ́bi ọkàn yóò kúrò nínú ọkàn wa kan wá sì fúyẹ́ it is better for you to be corrected now than that you get to heaven and they tell you you are owing your wife. Ó dára tí a ṣe lè dúpẹ́ tí a bá dùn àwọn ká máa sọ fún ẹgbẹ́ ìjọ ìyàwó nínú gbèsè torí pé kò jẹ́wọ́ fún wọn. And you wife, if your husband confess such a thing, find it in your heart to forgive immediately because there is no person that does not sin. Ìyàwó náà fi rọ̀ ìpè sí ọkọ yín bá jẹ́wọ́ ìfẹ́ yín ìfẹ́ yín fún yín tí ẹ jọ̀wọ́ kí ẹ dárí sí wọn kò sẹ́ni tí kì í dẹ́ṣẹ̀. Praise the Lord. Okay, hallelujah. Finally, this question has to do with our 70 days fasting and praying program. Ìbéèrè As married couples. Are we permitted to have sex during the 70 days and fasting program? A fi àyè gbà wájú láti súnmọ́ ara wa nínú àwẹ̀ àti àdúrà Your fasting and praying program is actually separation time and abstinence, that is to stay away time from food, from drink, and also from sex. Àkókò àwẹ̀ yìí, ó jẹ́ àkókò ìṣẹ́ra ẹni láti sá ìdí ẹ̀kúrò fún oúnjẹ àti ohun mímu pàápàá ìbálòpọ̀. But 1 Corinthians chapter 7 verse 5 says. Ìgbọ́n ìwé Kọ́ríńtì tí orí ìkẹfà ẹsẹ̀ tó jẹ́ He say after you have uh, closed your fasting you can still come together as husband and wife. Wípé tí a bá ti parí àwọn ẹyin tán tí àwọn méjèèjì tí a tún parapọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ It is not sin. Kì í ṣe ẹ̀sán And then the next day you continue your fasting. Ẹ̀sọ́jọ́ kejì ó sì tẹ̀síwájú pẹ̀lú àwọn ẹyin. And then the person asks that the video that is put at the end of each session in our 70 days booklet. onítàn tún bẹ̀rẹ̀ wípé àkókò ìṣòro tí a fi sí ara àdúrà wẹ ọ̀sẹ̀ àdúrà ọlọ́ọ̀dọ́rin ọjọ́ wa yìí. is that video for every day? ǹjẹ́ ojoojúmọ́ ló yẹ ká máa ṣe ìpàdé ìṣòro yìí? the answer is that that video is for the end of each section. ìdáhùn eléyìí wípé ìṣòro yìí gbọ́dọ̀ wáyé lópin ìpele ìṣàbátìṣẹ́tọ́. And she also asked, Are, uh, pastors' wives not to work, that is, do vocational work, nor have a career than their husband's ministry, than to work in church? Ǹjẹ́ ó yẹ fún àwọn ìyàwó olùṣọ́àgùtàn láti ní iṣẹ́ lọ́wọ́ tàbí kí máa ṣe iṣẹ́ mìíràn yàtọ̀ sí iṣẹ́ ìránṣẹ́ tí ọkọ wọn ṣe nínú ilé Olúwa bí? As a pastor's wife, if you do not have the call of God to go on full-time ministry, you are free to practice your profession or your calling. Gẹ́gẹ́ bí aya olùṣọ́ àgùntàn, kò bá sì ní ìpè láti darapọ̀ mọ́ ọkọ yín láti ṣiṣẹ́ ìrànṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́, tẹ bá sì ní iṣẹ́ lọ́wọ́, àyè wà fún yín láti lọ ṣe iṣẹ́ yín tàbí tí ẹ bá kọ́. If you are a medical doctor, if you are a lawyer, a pastor's wife or something like that and there is no call from God on your life, to go on full time ministry please practice your profession. tẹ́lá jẹ́ ẹyẹ olùṣàgùtàn tẹ́ dókítà kan tí ẹ agbẹjọ́rò tí ẹ kò sì sí ìgbà ẹ̀sìn ọlọ́run láti darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ ẹ ẹ̀sìn síwájú nínú iṣẹ́ tẹ̀ láàyò. But if there is call of God upon your life specifically to go full time ministry, then obey God. Ṣùgbọ́n tí ìpẹ́ náà bá jáde lórí ayé yín pé kí ẹ lọ sí iṣẹ́ lọ sí iṣẹ́ ìránṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹ jọ̀wọ́ sí ọlọ́run. Then if there is no specific call of God upon your life to come into full-time ministry, even though you are a professional, like a doctor, a lawyer, or anything. Remember, as pastor's wife, you still need to support your husband, so you still have some responsibility in the church as the mother of the church to encourage the church. But you also have your profession that you practice bákan náà tó bá jẹ́ pé a kò sí ìgbà ìpè ọlọ́run láti darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n aníṣẹ́ tí à ń lọ́wọ́ tí a tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ ìránṣẹ́ wà ṣùgbọ́n tí gbàgbé pé gẹ́gẹ́ bí ìyàwó olùṣọ́ àgùntàn a fún àwọn tó kù láti máa tọpasẹ̀ wọn sí ọ̀nà ọlọ́run láti máa ran ọkọ̀ wa lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. So please note that doing full-time work for God is not by force. Nítorí náà fẹ́ kí ènìyàn darapọ̀ mọ́ iṣẹ́ ọlọ́run kì í ṣe ní tipátipá o. God bless you. Ọlọ́run á ràn wá lọ́wọ́. This 70 days prayer this up this morning. Àwọn àdúrà tá a gbà nínú àwẹ̀ àti àdúrà àjọ ọ̀rẹ́jọ wa lónìí yìí. I am the one that will go to pray for you. Èmi ni màá gba àdúrà fún All what you need to do is to say amen. Ohun gbogbo tẹ́ láti ṣe ni pé kí ẹ ṣe àmì. And that is how the Holy Ghost is leading us. Ohun tí ẹ̀ mọ́ fi sí wa lọ́kàn ṣe ni eléyìí. Amen is not an encouragement to the preacher. Amen is taking delivery of divine verdict over your life. Àbí tí o ṣe ló túmọ̀ sí pé ó gba àṣẹ náà tí ọ̀run pa sórí àṣẹ ayé rẹ̀ mọ́ra. So I'm going to make those decrees now. Nítorí náà, màá wá pa àwọn àṣẹ náà báyìí. For you to take delivery of those decrees. Wọ́n láti tẹ́ All what you need to say is a very powerful strong amen. Àmì tó lágbára tó nìkan ló ti gbà And let your amen send the devil back to hellfire. Àmì kankan tó bá jẹ́ kó rọ̀ ìsìpadà sí ọ̀rọ̀ àbáàdì. And each amen that you say. Àmì kankan tó bá bọ́ ní ẹnu rẹ̀. will promote your destiny by fire. It says, My enemies shall destroy what? It says, Let God arise and let all his enemies be scattered. shall be established. Àṣẹ náà ni a fi ìdí rẹ̀ múlẹ̀. I decree right now. Báyìí mo bá ní àṣẹ. Into the life of everyone hearing the sound of my voice. Ní inú ayé ẹnìkọ̀kan tó ń gbọ́ ìrorùn mi. The conspiracy of darkness. Rìsísí òkùnkùn. Against your celebration. Tó tako àjùmọ̀ yọ̀ I command you to scatter in the name of Jesus. I command it to scatter in the name of Jesus. The power that are trying to return in your life. I command you to have the paralyzed. In the name of Jesus. Every hard battle that is sapping away your spiritual strength. I command that battle to come to an end now. In the name of Jesus. planted around you. Òǹkọ̀hùn tí wọ́n rì mọ́lẹ̀ ní àyíká rẹ. To terminate your existence. Láti fi òpin sí ìwà láàyè rẹ. I destroy them now. In the name of Jesus. The source of your strange battle. I command that source to dry up. In the name of Jesus. The rest that your heart desires. Whether the enemy likes it or not. As you are going to say a three powerful amen. Receive that rest now. In the name of Jesus. The Goliath of your father's house that is threatening you. The Goliath of your mother's house that is shouting at you. I cut off his head. I cut off his head. I cut off his head. In the name of Jesus. Now there is need for you to increase the volume of your amen. Bye. Yóò dára sí ẹjẹ́ kí àbíkẹ́ ṣe kó wíì lọ sókè dáradára. Because now we move into another level of operation. Lọ́sẹ̀ báyìí a ti bá ti kéde jù nínú àdúrà yìí. The stranger. Àjòjì náà. That is stealing your money. Ìjọba ìdí owó rẹ̀. The stranger. Àjòjì náà. That is stealing your breakthrough. Ló jí àmìyàn rẹ̀. The stranger. Àjòjì náà. That is stealing your testimony. Ló jí ẹ̀rí rẹ̀. I command that thing to be exposed by fire. In the name of Jesus. When your name is mentioned. Nígbà tí wọ́n bá dá orúkọ rẹ. Anywhere. Níbi yòówù. Favour will answer. Yóò the name of Jesus. Actually, that prayer is for 67 persons. When your name is mentioned anywhere, whether you are there or you are not there, favor will answer. is happening now. Something is happening now. Let me tell you what is happening. The angel of the Lord. Áńgẹ́lì Olúwa. Is touching the forehead of people. Ó fọwọ́ The forehead. The forehead. Iwájú Stamping upon that forehead. The mark of acceptance. The mark of acceptance the mark of acceptance. The mark of acceptance. By the power and the blood of Jesus. I speak into your life right now. That your head shall be lifted up. in your life, sorrow is terminated. In your life, bad luck is killed. In your life, stagnancy is destroyed forever. your life. Nínú ayé rẹ̀. Àtúwà kánú What is called the spirit of rejection? Òtún wá Is chased out of your destiny. In the name of Jesus. Now we move to another higher level which means that your amen will have to be supersonic now. every weapon of oppression. gbogbo ohun ìjà tó against your life. wọ́n is broken to pieces now. in the name of Jesus. the of the wicked that is pointing at your star is broken to pieces now. In the name of Jesus. Your captured joy. Ayọ̀ rẹ̀ tó ti gbẹ́ mú. Your captured joy. Ayọ̀ rẹ̀ ìdùnnú rẹ̀ tó ti gbá mú. By the household enemy. it's released by fire. In the name of Jesus, The arrow of failure. That is prepared for you. I send that arrow back to the sender. In the name of Jesus. Now I don't know who this next prayer concerns. But let me say it as the Lord is leading me to say it now. That which is making you to shed secret tears. Òun náà tó ń gba omi jẹ́ lójú yín ní ìkọ̀kọ̀. Secret tears. Tó jẹ́ kẹ́ máa sunkún to cry privately. Tó jẹ́ kẹ́ máa sọ ẹkún àdásùn àdásùn ẹkún náà. He turned to your celebration now. In the name of Jesus. Now, this is the last section. And let your amen be marked di ilẹ̀. Jẹ́ kí àmì rẹ̀ kó tóbi kó sọ̀rọ̀ gidigidi. Má sílẹ̀ àti no mercy. Má fi àánú sínú àmì tí o fẹ́ ṣe. Any power. Agbára kágbára. That is using your husband. Tó lu ọkọ rẹ. Or your wife. Tàbí aya rẹ. Or your children. Tàbí àwọn ọmọ rẹ. To punish you. Láti jẹ́ níyà. Tàtà. Yóò lò Ìtajà. Ìtajà. Ìtajà. Ìtajà. Ìtajà. Ìtajà. Marite toto kata para fokusi ayama. power from the water. Àwọn agbára tó jáde wọlé sínú omi. That are attacking your health. Power from the water. Àwọn agbára rẹ sínú omi wà. Attacking your brain. Power from the water. Àwọn agbára rẹ sínú omi. Attacking your liver. Power from the water. Àwọn agbára rẹ sínú omi. Attacking your blood. I command them to be waiting. In the name of Jesus. Hear me. I said, let your amen be merciless. Merciless. Be merciless. The evil hand that is pressing you down. I cut it off. under the unction of the Holy Spirit. Lábẹ́ ìdarí àtàtẹ̀ mímọ́. Your garment. Aṣọ rẹ. Your garment. Aṣọ rẹ agbára rẹ. Of dancing. Ìjó ti ayọ̀. Your garment. Aṣọ rẹ. Of jumping for joy. Ṣé o sọ pé kò fẹ́ sílẹ̀ fún ayọ̀? Your garment. Aṣọ rẹ agbára rẹ. Of shouting your own hallelujah. Ṣé o ti di hallelujah lóhùn rẹ gan? Your garment of sharing your own testimony. Receive it now. In the name of Jesus. more now. Méjì Two more now. Méjì Please don't bring down your hand. Because certain things are being dropped into that hand. If God opens your eyes, you will confirm what I'm saying to you now. Two more, two more now. Two more now. By the power that raised Jesus from the dead. Every good door. That has been shut against you. I command them open now. In the name of Jesus. is the last one now. Eléyìí tó jẹ́ ìyá And this last one. Ìtọ́jẹ́ yìí. Will require a fourteen-fold amen. Àmì mẹ́rìnlá ni mo fẹ́ kí ẹ ṣe. And as you are shouting this amen. Ṣé ẹ ti ń kíkẹ́ àbíkọ̀kan? Don't frown your face. Má rùn dúpọ̀. Shout that amen with smiling on your face. Ṣé ọ̀yọ̀ ọ̀yọ̀ tẹ̀rí bẹ́ẹ̀ ni kò ṣe àmì náà? With smile on your face. Pẹ̀lú ẹ̀rín lẹ́nu rẹ̀. The yoke. Àjàgà of financial delay. Ti ìdánidúró nípa kètò ìṣúná. The yoke. Àjàgà náà. Of marital delay. Ti ìdánidúró nípa ti ìgbéyàwó. The yoke. Àjàgà náà. Delaying your fruitfulness. Ìdóńdádúró ìbímọ rẹ. The yoke. Àjàgà náà delaying your progress. Ìtọ́ dájú ìtẹ̀síwájú rẹ̀. Yọ àjàgà náà. Stopping your movement. Ìtọ́ dájú ó tòjọ tẹ̀síwájú mọ́. Yọ àjàgà náà. Limiting your life. Ìtọ́ sọ pé ìgbà yóò mọ̀. Yọ àjàgà náà. No breakthrough. Ṣé kò ní sí àlàjá tàbí àwùjọ fún ọ? Jíjọ́ àjàgà náà. Of you will die in this condition. Ṣé o sọ pé ipò tó wà yẹn bó ṣírí ìlú òkú? I hope you are following me now. Mo ní èsì pé ẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ àbúrò àkọ́kọ́ tí mo ń pè jáde. That is why they require fourteen full amen. Èrèké tí sọ pé àmì mẹ́rìnlá rẹ̀ ṣe láti gbà mọ́ra. Because these are the yoke that the Lord is going to deal with now. Ṣé pé àwọn àjàkà àwọn ìdí olúwa yóò bàjẹ́ náà yóò fọ́dà báyìí? Bíjọ́ àjàkà náà. Of spiritual blindness. Ìfọ́jú nípasẹ̀ mi. Bíjọ́ àjàkà náà. Of nightmare. Ṣé àwọn àlàkàlà Ṣàìlẹ́ lóru. Jíjọ́ àjàkárọ̀. Of family desire. Ti ìtúkà tàbí lọ́kọ̀rí ọ̀rẹ́ nínú mọ̀lẹ́bí. Jíjọ́ àjàkárọ̀. Of toiling. Kéèyàn máa ṣe làálàá. Bẹ́ẹ̀dì. Kéèyàn máa ṣagbe. I'm not moving forward. Tó bá sì tẹ̀síwájú kankan. I stand on this holy ground. Mo dúró lórí ilẹ̀ mímọ́ yìí. I speak to all these yokes. Mo bá sọ̀rọ̀ tó pa àwọn àjàgà wọ̀nyí. Yoke! Ẹyin àjàgà. Hear the voice of the Lord. Ẹgbẹ́ òun Olúwa. Right now. Báyìí. Not in the next ten minutes. Or five minutes. But right now. Àwọn bí mo All this joke. Gbogbo ẹ̀yìn allow the enemy to come. Allow him to come. Allow that witch to come. Allow that Goliath to come. Glory be to the name of the Lord. In Jesus' mighty name we pray. For your information. This is just a sample. Of what is going to happen on Wednesday. Òun tí yóò The manna water. Just a sample. The enemy of your celebration. Will regret forever. I declare this week. Mo kéde ọ̀sẹ̀ yìí. For you. Fún yín. A week of signs and wonders. Ọ̀sẹ̀ àmì òwúrọ̀ àbí òjò. What others have been struggling for. Ohun tí àwọn ẹlòmíràn láàgùn fún. This week. Lọ́sẹ̀ yìí. It shall be easy for you. Pẹ̀lú ìrọ̀rùn yóò tẹ̀yìn lọ́wọ́. you will remember this week every day of your life. Say thank you, Jesus. Say it one more time, please. Now, say it in your own local language. Let us share the grace in fellowship. Let's follow Jesus. Jacob was on, also, is a shout, seven, hallelujah.